الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ibiti abala ile òun náà ni àlàyé lórí nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ma ń ba eh, islamu yẹ jẹ́ àdẹ́jì ṣàlàyé pé òun náà ni kíyàn mú ẹnìkan láàrin òun àti Allah subhanahu wa ta'ala kíyàn fi ẹni ẹṣe bí alárìnà tó ṣe pé túnmọ̀ ẹni ẹni ẹmọ̀ nígbà dọ́dọ̀ ọlọ́wọ́ ọba èyí ti ní ìgbàgbọ́ wípé tẹbàtí ẹ̀ lè pẹ ọlọ́wọ́ ọba straight àfikẹ́ lẹ́nìkan tí ẹkàkọlọ bá so àwọn olùgbọ́n wọ́n ń ṣàlàyé fún wa wípé eléyìí náà ni ẹgbọ́ tí àwọn la takhluquna shay'an wa hum yukhlaqun ọlọ́run ni wọ́n wá mú ní dẹ́yìn èmi ọlọ́run ọba àwọn aliha àwọn ọlọ́run ọba mi la yakhluquna shay'an àwọn ọlọ́run tó ṣe pé àwọn gbòòdán kẹkẹn wa hum la yakhluquna shay'an wa hum àwọn gẹ́gẹ́ fún àwọn ẹ̀dà ọlọ́ọ̀bá wala yamlikuna li anfusihim darran wala naf'an àwọn tẹ́ ń pè ní ìyàlọ́ ọba yìí wọn ò lè ṣàǹfàní fúnra wọn kódà mú lágbára láti ṣàbúrú kẹkẹ fúnra wọn la yamlikuna mautan wala hayatan wọn ò ní ikú lọ́wọ́ wọn ò sì lẹ́mi lọ́wọ́ ìtọ́lọ̀bá ń sọ́nà wọ́n tó ń bẹ̀rù pé àwọn ẹnìkan àwọn ayé ìdánwò ní àyà

wọn ò ní agbára lórí nǹkan kékeré báyìí nínú sánmà ní àbílé orílẹ̀ wà máa lahum fi hima min ni kódà yàtọ̀ sí kí wọn ò lágbára wọn ò ní èpé kankan nínú sánmà àtilẹ̀ wọn ò ní pé à ibi iná o èmi mo dábì wọn ò ní èpé kankan bẹ̀ alọ́n minhum min dhahir

ẹlẹ́mọ̀ rú pé òkè ẹ̀wọ́ ní kankan but àwọn náà kópa pẹ̀lú ọlọ́ọ̀bá níbi kíní kan ọlọ́ọ̀ni wọ́n tó kópa ẹtùlẹ́mọ̀ rú pé òkè ó dá wọ́n rẹ̀ ọlọ́ọ̀bá lọ́wọ́ ọlọ́ọ̀ni wọ́n rẹ̀ lọ́wọ́ so ìtumọ̀ ní wípé Allah subhanahu wa ta'ala kan àwọn ń

so wal ayatu fi hadha kathiratun àwọn ayatu tó wà lórí ilé ipò gan wal muhim èyí tó ṣe kókó ta gudo ma anna alladhina ittakhadhu min duni allahi wasa'ita oni pé ṣe re wọn tó bá lè mú ni deyin Ọlọ́hun Ọba àwọn bí alárìnà yatlubuna minhum ash-shafa'ata tí wọ́n lọ ń wá shafa'a ìsìpẹ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn wa yad'unahum min dunillah tí wọ́n ń pè wọ́n ní Allah wa yatawakkaluna alayhim wọ́n tún ma gbára lé wọn àwọn ni wọ́n ma gbára lé ní tó ṣe pé Ọlọ́run nìkan yẹ ma gbára lé fa innahum yu'tabaruna bidhalika kafirin irú àwọn ẹni bá yóò pẹ̀lú àwọn kẹta ti kó sí yóò wè ń ṣe

ìdí ni wípé téèyàn bá lè kú lórí pé òun pẹ̀lú mí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala hey èyàn kú lẹ́lẹ́bọ ni yẹun ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tó lè ba ẹ̀sìn èyàn jẹ́ òun ni pé man lam yukaffiril mushrikin èyàn tó bá ní o èyàn lé lóòtọ́ wọn ẹ̀kí ń kírun wọn ẹ̀kí ń àjọṣe Islam àmá ìṣí lè sọ pé kèfèrí ni wọ́n àbí ẹ̀ tó ní pé àwọn jíù ní orí pé wọ́n kèfèrí o àwọn ọlọ́sùn Òṣogbo ah, ẹwọ ìwà lọ́lọ́run owó ìyẹ̀sìn kọ́ lọ́lọ́run owó ìwà lọ́lọ́run owó gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn máa ń sọ pé ẹ̀ tí wà yẹn bá ti dá ẹ̀sájá níwà tó dá so ti bá yà bí in tó fánìjì ní wípé àwọn ẹlẹ́bọ ní tẹ́mà Nabi sallallahu alaihi wasallam ìwà ọ̀pọ̀lọpọ̀ wọ́n dájú àwọn tán pẹ̀rẹ̀ wọn ní mùsùlùmí lé nìlọ èyàn tó bá ká sẹ́rí àìkínká ìtàn àìmọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní òjẹ́ káwọn yẹn mọ̀ ní ti ṣẹlẹ̀ sẹ́ráwọn ẹlẹ́bọ ní tẹ́mà di bí ọ̀rọ̀ ká ha àwọn àwọn àwọn ará mọ́kà ni okùn ẹbí kó mọ́já wọ́n ní kìíní ibi ká mọ́ kún àlejò lé wọ́n ní kìíní kódà wọn wà pọ̀ tó sí pé islam permanent pé ah, àwọn èèyàn mọ́ ń wà ìtẹ́lẹ̀ before islam àwọn wà tó dáni kò tí ìbá yà bí ẹwà rí ètò ajẹ́ mùsùlùmí but at the end of the day ẹni wà lọ́nà ọ̀bọ̀ wù so man lam

àbí kẹni káfàrọ̀ ó ti di kèfèrí nǹkan mẹ́ta mẹ́ka kalẹ̀ àkọ́kọ́ èyàn tó bá ní pé òun nípa kèfèrí lẹ́lẹ́bọ ẹ̀kọ́lá ọ̀kọ́lẹ̀ yóò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jì aw shakka fi kufrihim ah, ah wọ́n ní dáadáa tó pọ̀ fa ẹ̀kẹ́lẹ̀ kejì ni ẹlẹ́ẹ̀kẹta tẹ̀ wá ní pé òun tẹ́ ní pé ìntàn eh, ṣe báṣẹ́ lọ chọ́ọ̀chì yẹn in tó dà ni gbogbo wa kankan ẹ̀sìn kan náà ni kí náà ń pè ẹ̀sìn àdáyébá ẹ̀sìn àdáyébá ni ẹ̀sìn àbáláyé òun ló dá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyẹn kí ní nǹkan wàláhì ìwọ tó bá nírù bìlífẹ̀ẹ́ o ṣẹ́rí ẹgbẹ́ à ń sọ láti bẹ̀rẹ̀ tíra wọ́n mọ́mọ́ mú àwọn nǹkan mẹ́wàá ìwá nínú àwọn nǹkan tó lè ba Islam wa jẹ́ ìdí ni wípé nínú àwọn nǹkan tó fọ́nká jù ní o fẹ́ lè mọ́ rí ilé méjì nínú ilé mùsùlùmí tí bá ṣe pòórà àwọn tán ní rúbì lè rí ibẹ̀ pàápàá jùlọ àwọn yáwa tó ṣe pé wọ́n kó sọ́wọ́ àwọn àfáà àwọn àfáà fi afini jẹun àwọn àfáà fi ní sẹ̀sín tí wọ́n tún wá fúyẹ̀ lóyè àdínì nítorí wọ́n fẹ́ fi ọ́ sẹ̀sín

ìdí ni wípé wọ́n ti bìlífì pé ọlọ́run kan là ń sìn wọ́n bìlífì pé ọlọ́run kan là ń sìn so kí ní nǹkan wàláhìn tó tako ẹ̀sìn islam ni sheik ahmed al-najwa ni pé allahu azza wa jal qad samma al-mushrikina kuffara ọlọ́ọ̀bá fún ààrẹ tààlà ń jọ́sìn fún láwọn mùsùlùmí ó ní pàwẹ̀ ni yíò ó ní kéfèrí ni wọ́n ó lẹ́lẹ́bọ ni wọ́n àbí fi ghayri ma ayatin níbi áyà tó jọ ẹ̀yọ̀kan lọ فمن ذلك قوله تعالى nínú rẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bá yí pé إن الذين كفروا من أهل الكتاب Ọlọ́run ní ṣe ra wọn tán jẹ́ kèfèrí nínú والمشركين àtàwọn ẹlẹ́bọ في نار جهنم خالدين فيها Ọlọ́run ní gbogbo wọn inú náà jahannam ni wọ́n hum ṣẹ́bùrù ìbàríyà ọlọ́ni àwọn ilé iná burú jù nínú àwọn tán rìn lórí ilẹ̀ àwọn náà worst jù nínú àwọn tí wọ́n rìn lórí ilẹ̀ ó wá níkan nínú àwọn àwọn àfáwọn ní tó fẹ́ dẹ́ẹ̀sì gbogbo àwọn lójú wọ́n ní kìí ṣe ni ó wọ́ná kìí ṣe gbogbo wọn kí ni ìdí ẹnìkan ti sọ a mo ní tọ́lọ̀ ní pé innal ladhina kafaru min ahlil kitab ó ní ṣe min lọ́lọ́run sọ ìtúwẹ̀ ní méjì ìṣe gbogbo wọn min dẹ̀ ní lọ́dọ̀ àwọn àfọ́ ní lọ́gọ́ wọ́n ni min ìgbà mí jẹ́ min at-tab'idiyya àbí min al min tó ma ń túmọ̀ ipe apá kan tí ó ma jẹ́ báadù ipe díẹ̀ nínú àwọn kiní kan àbí min tí ó ma ní ìtumọ̀ ìṣàlàyé min tó wà ní bíbí ìṣàlàyé ni ọlọ́run àwọn tí wọ́n ṣe kèfèrí bí ìkẹ́ nìkan wá ní pé àwọn owó ní mínàlẹ̀dínà min ahlil kitab àwọn tí mo ń sọ o àwọn làwọn tàà fún ní tírà síwájú yín àwọn yẹn làwọn jíù àtàwọn christian wal mushrikin àtàwọn ẹlẹ́bọ ọlọ́ni fi nari jahannam khalidina fiha inú na jahannam ni wọ́wọ́ wọ́n ṣe gbére mbẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́run láwọn náà worst ni ṣe ẹ̀kọ́ àwọn christian bí ìwọ tó bá ṣe tó bá ṣe mẹ́ta lọ́kan tó fi kú o lè wọ̀jọba ọ̀run àìbẹ̀ ọ̀kọ́ ni àwọn kírísẹ̀ ní bílífù páyì kèfèrí lẹ́yìn náà kò tí yẹ báyìí àbí àwọn bílífù páyì tẹ́ ń foríkalẹ̀ tẹ́ ń kírù yìí o sàtán ní kàábàlẹ̀ foríkalẹ̀ fún wọ́n bílífù páwọn ẹran tẹ́ ń dúnjọ lé yáyẹ o sàkànlẹ̀ ń dún fún wọ́n gbà pé tẹ́ bá kú tẹ́ gbà pọ́lọ̀ bá mẹ́ta lọ́kan ni ẹlẹ́bọ níyìn kò tí yẹba yà bí ìwọ tó wá jẹ́ ìwọ wá pé ààrẹ ní mùsùlùmí ọwọ́ ah, àmọ́ ní àwọn ọmọ ìyàwó ẹlẹ́sì kejì àwọn bí nípa ẹ̀yìn ìkí ń ṣe ẹlẹ́sì kejì ọlọ́run pé lan tardo ankel eh, yahuda wala nasara hatta tattabi millatahum ọlọ́run ṣe ráwọn jíu àtàwọn kírísítẹ̀lì tẹ́wọ́ yẹ kódà kan máa dọ́gbọ́ fún yí kan máa sójú pé ya fẹ́ràn ni mú ò lè ẹ́bà tẹ́ẹ̀bá tẹ̀lé ẹ̀sìn wọn wòlé ẹrù ọ̀lẹ́ yánú sí kí ló tó wá ń tẹ́rẹ àwọn kódà ẹwọ orú ẹ̀yẹ tá ń sọ ní àìpẹ́ tó kú ní journalist tó kú ní Palestine àwọn Catholic pé ni tó ti bá ti jẹ́ Christian ni wọ́n ni because wọ́n ni pé nínú àwọn ní lọ

ẹ̀sì kan tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba ìsìláàmù ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu Ọlọ́run lẹ́ni tó bá kú lórí ẹ̀sìn mi èyàn tó bá wá ẹ̀sìn mi tó yàtọ̀ sí Islam falan yuqbala minhu Ọlọ́run ló ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati min al-khasirin Ọlọ́run tó bá di yamal kiyama nínú àwọn ẹni òfò ni abẹ́lọ̀bọ̀ òkú náà ni ah, ọlọ́ọ̀bọ̀ bá pa wọ́n pọ̀ kẹ́ ara o ọlọ́ọ̀bọ̀ ìkí ń pa ẹlẹ́bọ pọ̀ kẹ́ máa mùsùlùmí ọlọ́yìn kí ṣe bẹ́ so àdúà tí ó dá ní kírísítẹ́nì kú gan kílò ń wà so eléyìí ni bìlífò ní àkídà eh, everybody ni àwọn christian ní náà gbà pé yìí náà kèfèrí lẹ́yìn náà ẹ̀yin náà gbà pé kèfèrí ni wọ́n ó ti tẹ́nà èyí ò dẹ̀ mí pé ẹ̀lẹ́jọ bí ládùgbò ẹjọ wà oníkálùkù bá ti ẹ̀lọ kò sí wàhálà ẹ má ṣe dáwà fún wọn bọ̀ compromise ẹ̀sìn ti yín nítorí pé fẹ́ ni Islam tako eléyìí gan ló mọ́ ń sọ́yẹ̀dẹ̀ wallahi ẹ̀rọ àwọn mùsùlùmí ṣe dẹ̀ yẹpẹrẹ lọ́dọ̀ because ẹ̀sìn ti yín gan so bá ní pé ọlọ́ tó ń sọ nípa okay fàfí hàdì ìláyà jama allahu ahlal kitabu al-mushrikin níbi ayata kayan ọlọ́n kó àwọn ẹlẹ́bọ àtàwọn christian àtàwọn jíu pọ̀ wà bayyana annahum kuffar ọlọ́wà ní kéfèrí ni wọ́n wà annama wahum jahannam ọlọ́wà ní kébi tí wọ́n padà sẹ́rí sí inú na ọlọ́run láwọn kìfèrí wọ́n rò pé àtàbà ti kú tán ọlọ́run ní gbéwà dìde kúl ọlọ́run sọ fún ọ bala ọ̀rọ̀ tẹ́ǹsàn yóò rí bẹ́ẹ̀ wà rọ́bì mo fi ọlọ́run bá mi mo fi búra látùbà àthúnnà ọlọ́run bó ṣe kíni yóò gbé yín dìde nínú sàárè yín thumma wa dhalika ala Allahi yasir ilé ìrọ̀rùn fọ́lọ̀ ọba láti ṣe kò lè fọ́lọ̀ ọba láti ṣe wàkọ́lá ánìl yahud ọlọ́ba ń sọ nípa àwọn yahudi àwọn jíù ọlọ́ni fàbíthulmin minalladhina hadu nítorí àbòsí àwọn tó jẹ́ àwọn jíù yìí haburamna alayhim tajibatin wahillat lahum ọlọ́run láwọn nǹkan tó dáta ṣe ní halali fún wọn tẹ́lẹ̀ asọ́dì haram fún wọn because àwọn yahudi wọ́n yáyà kúya gan ويسد وبصدهم عن سبيل الله كثيرا ìdítú ni wípé àwọn kẹ àwọn yahudi yíò wọn mọ́ léyàn kó lójú ọ̀nà ọlọ́ọ̀bá jù wọ́n ti lè gbógun ti ẹ̀sìn jù wà áṣìhìm àbúríbà wọ́n tún mọ́ ń jẹ rìbá ìwọ̀n tí wọ́n náà lọ gbówó ni ah, bank draft bank loan kíníkan owó kọ̀ọ̀kọ́múlé lanta kìní kan ẹwọ́n tó mọ́ ń méjì ni àwọn owó yìí sẹ́ àwọn èèyàn náà mọ̀ pówó burúkú ni wọ́láhì fún àwọn èèyàn náà mọ́ ń sọ ikẹwò kọmúlé láńtà ní tọba ti lè gbóhùn báyẹ̀ ìdàmú bẹ̀rẹ̀ nú kí wọ́n lówó tó ni ẹ̀rà mọ́ ká àyà Kùránì àyà Kùránì wà tó clever nípa àwọn tọba ń gba owó rìbá àwọn owó èlé àtàwọn bá ti ká fún yọ́ ní ẹ̀ tàbá ṣe bó láwá ṣe jẹun ah ito tó ń sọ ní pé òun dìkẹ́ bí pọ́lọ̀ bó mọ́ tí ń ṣe because ọlọ́bàá mọ̀ pé kò sọ́dọ̀ mi tàbí jẹun ọ̀nà kan tó wà ọlọ́wà dìmọ̀ra lọ́wọ́ in sọ ní ẹ̀nà fẹ́ tọ́lọ̀ ni o mọ́ ọ àmọ́ nínú àwọn àkídà tàti ní ní pé wo tó ti haram ò lè rọ́nà lọ́láyé ìkan nínú àwọn olùpẹ̀pẹ̀ lọ sójú ìwọ tó tẹbá ríyàn tó bá lè kọ́lé olójú méjì tí bá ti ń ju ojú méjì lọ tó ti ju bí tú gbù lọ ó ti fi nǹkan kún ni subhanallah ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ kó fi kẹ́kẹ́ kún kí ní ìntàwọn believe ní pé tó bá ti lè lówó díẹ̀ báyìí àṣepọ̀ ó ti sàbúrú mọ́ ni so because àwọn àfáàyẹ náà aláburú làwọn náà ni ọ̀daràn ni wọ́n ṣẹ́gbà àfáàyẹ ọ̀daràn ni wọ́n wọ́n ti wá rí pé ọ̀daràn làwọn náà àwọn yẹn dẹ̀mọ̀pọ̀ ọ̀daràn làwọn náà káfẹ̀ kan neutralize ọ̀rọ̀ yẹn tàbá ti neutralize àwọn yóò nílé náwọ́ sọ pé àfáàsì bẹ́yìn náà ń ṣe wọ́n wà sọ di neutral ipẹ́ eh, gbogbo alà ń ṣe kìníkan ẹwù buhari ọmọ kìníkan náà òun tí ẹ̀ nínú àwọn wà burúkú ìwọ̀ ìwọ̀ dáran gbọ́ kí ẹ máa sàbúrú kí ẹ máa ṣe zìná gbogbo àwọn nǹkan báyìí náà mọ́ fi wòyìn bàbá ìnà ó yọ alọ́mọ sọ fáwọn yẹ pé kò sátàkà tó lè lówó ṣe zìná kí ní ti mọ gbogbo ilé gbogbo láti fi neutralize lọ́kàn àwọn èèyàn tẹ́ẹ̀tẹ́lẹ̀ tẹ́yẹ̀ bá gbọ́ zìná ẹ̀wú bọ́yẹ̀ pé hey zina yí tí ó dá ní o because ọlọ́run bá ní pé la taqrabu zina innahu fahisha wa sa'a sabila ọlọ́run ni ẹ má zina aburú tó lágbára ní ha ojú ọ̀nà tó burú ní o kamala ni boyfriend girlfriend káàkiri à ń lẹ̀ mọ́gànná pẹ̀lú gànà ó wá kú bá ṣe neutralize ẹ̀ so that ayò ní orí sáburú mọ́ wọ́n àrí sí normal thing faya subhanallah faya subhanallah so ọlọ́bá ń sọ nípa rìbá wọ́nà tó bá sì ní ṣe pẹ̀lú rìbá wallahi ìjúlẹ̀ mọ́ bẹ̀rù pé kò sí tàti mọ́ jẹun mọ́ èyà tó bá fi kíní kẹlẹ̀ torí Ọlọ́run Ọba Ọlọ́run ó sì fi nǹkan míì tó dájú kíní ìrìn ẹlọ Ọlọ́run fi rọ́pò fún àmọ́ àà dégbàgbọ́nù Ọlọ́run Ọba ìmánì wa weak ìmánì wa lẹ́ẹ̀ ọlọ́ọ̀bá dákùn bá wa jẹ́ bá wa straighten imani wa jẹ́ kí imani wa kó lé kó dúó dáadáa kalibà lè dúó dédé lórí ẹ̀sìn ìwọ̀ ọlọ́wọ̀ bá sọ́rọ̀ ní pé nínú nǹkan táwọn tó máa ń ṣe ní pé wà tó máa jẹ́ rìbá wà a ní amwala nasi bil batil wọ́n tó máa jẹ owó àwọn èèyàn ni làwọn èèyàn ń ṣe láwùjọ àwọn àfáà tàbí ń sọ pé àwọn sàdúwà fún yín ẹwà fòwò àdúwàlẹ̀ o ìmọ̀ jí owó àwọn èèyàn lọ́nà ìtọ́ ni owó tẹni kí n fílẹ̀ yẹn ibúlẹ́fẹ́ kó lọ sẹ́rẹ̀ lọ sẹ́sà káùntì ọlọ́wọ́ bá ní mi lákàùntì kí lọ sẹ́sì fún àmì owó sẹ́kín ibò lànàbì ti sàdúwà sallallahu alaihi wasallam anábì ń sàdúwà fáwọn èèyàn náà ibò lànàbì ti sàdúwà amwala nas bil batil kí ma máa jí owó àwọn èèyàn lọ́nà ìtọ́ pẹ̀lú kama parọ́ fún wọn a ń ṣe ha sẹ̀míyà ha ó ti ha ẹwà fowó tún kan owó kọmọ mọ́gọ́ owó omi owó kònà owó abọ́ ọmọ gbogbo

tí ò bá sí lè fún ọlẹ́rìí nínú Kùránì àti súnnà fún tí ń ṣe skamu ni skama ni ó fẹ́ parọ́ ó fẹ́ jẹ́ ó rẹ̀ lọ́nà ìtọ́ ni so nínú táwọn jíù mọ́ sí náà ọlọ́run ni pé wà minhum adhaban aliman ṣe ráwọn kèfèrí inú àwọn jíù yẹn àti wá pèsè kalẹ̀ fún wọn àwọn ìyà tó lé àwọn wa qala anin nasara ọlọ́run tó ń sọ nípa àwọn kírísẹ́nì pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam ọlọ́run ni wọ́n ti di kèfèrí kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n àwọn awó ni jesus uh, the, son of mary àwọn tán pè jesus ọmọ mary ní ọlọ́run ọba àwọn tán ní pé Allahu ọlọ́run náà ni Jésù Jésù náà lọ́lọ́run ọlọ́run ní kèfèrí ni wọ́n ìwọ ni wọ́n ṣe kèfèrí mùsùlùmí ni wọ́n nítorí pé ìwà lọ́lọ́run owó ọlọ́run ní pé ẹ̀sìn ọ̀tọ̀ náà ń ṣe ìwọ ni ẹlẹ́sìn kankan náà ni àwọn wa ẹlẹ́sìn kejì ẹ̀sìn kan ló wà so àkídà àwọn kírísítẹ́nì yìí àkídà tó yẹ kí yẹ jìnà sí ni wàláhì àkídà tó yẹ sórí o lè mú christian méjì jọba ẹ̀ ó rí fókàdà lórankún mẹ́rin ó lè forí gbọ́gbára wọn because tó bá sọ fún mi pé ta ni jésù yóò lọ́lọ́run ni jésù lọ́lọ́run àbí sọ́lọ́run bá mọ́ ń jẹun yóò ní ọlọ́run bẹ̀ ń ni ó jẹ ṣé jésù mú ni ó mú ni jésù jésù tún lọ́lọ́run ẹ̀sì bó tún lọ́lọ́run ìjẹun ó lé ní pé Eh, tani jésù wọ́n ni ọmọ mary ni àbí ọmọ mary ni àbí sọ́lọ́ọ̀bá níyà ọlọ́ọ̀bọ̀ níyà tàwà ní jésù ni oke ọlọ́ọ̀bá ya níyà rẹ̀ mary ni ok tàwà níyà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bọ̀ níyà ó dátà lọ́lọ́run jésù náà ni ya mary ni mary ni in tí ò yí àwọn kan fúnra wọn ìdí ni wípé ṣe rí trinity yẹn trinity yẹn wallahi kò sí nínú christian kò sí nínú message jesus ẹ challenge ẹni christian tó bá ti wòye ẹ kà parí ẹni random christian lórí títí pé wá fún mi ní verse kan nínú bible verse ẹyọ kan ni mọ́ fún méjì o tọ́lọ̀n ti sọ pé mẹ́ta lọ̀kan lèmi ọlọ́run ọba ipe the father the son and the holy spirit mú verse kan wá nínú bible ka challenge anybody try rẹ̀ wọ̀n kó orí tí ó ṣẹlẹ̀ ó rí pé yóò lọ ma lọ ọ̀pọ̀ mọ́ra mọ́ ni ó lè lọ mú kawá ó lè ní pé kìní kan kó lọ fàtánwá lọ́hun kó so wáyà mọ́ bí kó dé mọ́ bẹ́hun kó ní ìgbà tánwá délé mọ́ bí ìtorí wíwà mọ́ sàṣe ìmìlẹ̀ ní pé lecturer wákàtí sọ́rí ó ní pé no kí ní òye yín ni ah tó bá ń ṣe physics sórí mẹ́ta lọ́kàn yẹn ó fẹ́ rí bí bulb current tó ń gbanú bulb yẹn kọjá àti switch example rẹ̀ nìyẹn ẹ̀yin tẹ́ ara ẹ̀mà oníṣẹ́ rí pé mẹ́ta lọ́kan nìyẹn bob current switch <laughs> sunday nìyẹn ni so rí pé kẹfẹ́ta ló ti dákọ̀ yẹn ni nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nù ó ti yíwọ́ ara ní pé ok a sí pé tó switch yẹn náà ó ní bùkátà sí kẹ́nìkan because bí wọ́n tán bọ́ọ̀bù ok tó bá lọ jáwáyà ǹkan bọ́gbọ̀ tó tẹ̀mọ́nù so àjẹ́dọ̀ díje ń kọ́ wọ́n ní mọ̀ tí wọ́n sọ tí bá sọ lẹ́lọ́mí irú bìlífù tẹ́lìlì yìí tí wọ́n sọ pé Ọlọ́run kẹlẹ̀ Johnson sọ́lọ́run kẹlẹ̀ Johnson báyìí àmì ó sọ pé ok Jésù Ọlọ́run àbí ok nígbà tí wọ́n pa ọlọ́ba mẹ́ta lọ́kan plus one plus 1 equal to 1 àkídà àwọn kírísítẹ̀nì tó bá mú nígbàtán wá pa ìkan nínú wá yẹn ìkan nínú tírì wá yẹn ó wá mú kan nínú wá ó ní kó wá sáyé ìkan nínú tírì wá yẹn náà tún ní o ló wá jẹyà jẹyà wọ́n lúlúlú ó tún pariwo lórí pé pa ọ̀ bàbá mi kílódé tó fi miti so wá yẹn náà ń pera rẹ̀ ọlọ́run pera rẹ̀

sáwọn orin tó ń sọ ni believe tó wà behind ẹ̀ ní yìí náà believe tí ó tí ó yí àwọn gẹ fúnra wọn kò sí christian tó lè defend believe yìí kódà àwọn tó wà tó jẹ́ pastors wọn tájá wọn tó fẹ́ wà sí ẹ̀dì àwọn náà máa ń sọ pé wo ká má parọ́ àwọn kìní kan wà àti àwọn kìní yóò ṣe defend ẹkàn gbábẹ̀ ẹmọ tá máa ń yí lọ ní tẹbá ti ni ah kò oh ní holy spirit oh, oh ní holy spirit ah ok so èyí ò lẹ́tọ̀ àti àlìjẹ́nà bá yà rí ok fún mi lórí spirit yẹn wà láìwò tí wá christian sọ̀rọ̀ rí ó ní ké no gbà tó padà yá gbà tó yá mo bùrẹ́ gbẹ́ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ ó wá dákẹ́ lọ gbọ́n báyìí ó wá dákẹ́ lọ ó ní you, cannot understand you don't have the Holy Spirit mo ní give me the Holy Spirit <laughs> fún mi Holy Spirit yẹ gẹ́mi náà fi mòdódó náà ṣé mi ò gbọ́dọ̀ mòdódó ní Holy Spirit rọ́ ò ló ń tán rẹ káàkiri so ẹmọ gbọ́nà tó tó wá ṣẹlẹ̀ o ok ọlọ́ọ̀bá mẹ́ta lọ́kan ni ìgbàtí jésù wà láyé tó jẹ́ pàtó ọlọ́ọ̀bá ó ń jọ́sìn fún ọlọ́ọ̀bá yìí fà bí pé ó ń ṣe ra rẹ̀ ó lè kí ní ìtakùlá káìná jẹ́ ó ń forí kalẹ̀ báyìí ó ní méjì ó wà eh, nínú New Testament náà àwọn ẹnìkan wá bá àwọn bí àwọn Pharisees àtàwọn Sadducees àwọn tó jẹ́ àwọn àfá àwọn Jew wọ́n wá bá eh, Jesus pé àwọn commandment Mọ́sá yẹn mẹ́wàá yẹn àwọn 10 commandment yẹn kó ní tẹ̀ fún wọn ó ní àkọ́kọ́ ní pé the eh, kí náà pé the gods àbí thy lords our God is one ó ní àkọ́kọ́ nínú àwọn òfin tí Mọ́sá mú wá ní ẹgbẹ́ tàwí náà ní pẹ̀lẹ̀ àbí ó ní ọlọ́ọ̀bá wa ẹyọ kan pẹ́rẹ́ ni kó tó mọ́ list àwọn yòókù àkídà Jesus ni ibi bòmí náà eh, èṣù wọ́n ló mú Jésù lọ síbi orí àpáta kan ó wá fi gbogbo àwọn ìjọba ayé àtọ̀run hàn pé wo kan foríkẹ̀lẹ̀ fún mi foríkẹ̀lẹ̀ fún mi báyìí ṣe sùjúdù fún mi ń fún ọ ní gbogbo ayé Jesus wá ń sọ fún jọ́nà náà pé ara wù a gbọ́dọ̀ jọ́sìn fún ju Ọlọ́run ọba ẹyọ kan lọ ibẹ̀ ni Bible dì sí ìtẹ̀ ẹ̀sì ń kà ẹ̀dẹ̀ jí ó yé mi pé inú mẹ́ta lọ́kan ló wà òun dẹ̀ ń jọ́sìn fún ọlọ́ọ̀bá ó dẹ̀ ń pí àwọn èèyàn lọ síbi kan mọ́ jọ́sìn fún ọlọ́ọ̀bá ní kẹ́ ẹjà bẹ̀rọ ọlọ́ọ̀bá sáà mùsùlùmí ẹ má compromise pẹ̀lú àwọn Christian wallahi tabari ayé àti believe believe an bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa kó sọ ẹ̀sìn wa kuma ṣe wa ni adọ́gun òótọ́ so hada wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala wa ashabihi wasallam subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh